ilé wa jẹ́ ilé alájà méjì ọ̀pọ̀lọpọ̀ ojúlé ni ilé yìí ni àjà kínní ní yàrá mẹ́jọ bẹ́ẹ̀ sì ni àjà kejì ní yàrá mẹ́jọ pẹ̀lú bàbá mi fi gbogbo yàrá mẹ́jọ tí ó wà ní àjà kínní rẹ́ǹtì fún àwọn ayálégbé àwọn ìdílé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gba àjà kínní ní yàrá méjì méjì wọ́n fi yàrá kan ṣe yàrá ìwọ̀sùn wọn ilé ìdáná méjì balùwẹ̀ méjì àti ilé ìyàgbẹ́ méjì ni ó wà ní àjà àwọn ayálégbé sì pín wọn ní ìdílé méjì sí balùwẹ̀ ilé ìdáná àti ilé ìyàgbẹ́ kọ̀ọ̀kan yàrá mẹ́jọ ni ó wà ní àjà kejì ṣùgbọ́n èmi àti àwọn òbí mi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi nìkan ni à ń gbé ní àjà kínní a ní pálọ̀ ńlá kan tí a ti máa ń gba àlejò a sì tún ní pálọ̀ kékeré tí àwa ọmọ ti máa ń ṣeré àti wo tẹlifíṣàn bàbá mi ní yàrá tiwọn tí ó ti pálọ̀ ńlá yàrá ìyá mi sì tẹ̀lé ti bàbá mi ẹ̀gbọ́n mi ọkùnrin tí ó wà ní yunifásitì ti Ifẹ̀ ní yàrá tiwọn lọ́tọ̀ ó sì súnmọ́ pálọ̀ ti àwa yòókù yàrá àwọn ọmọ ọkùnrin méjì yòókù àti ti àwa obìnrin wà ní ìkangun ilé yàrá ìyá àgbà ni ó tẹ̀lé ti ìyá mi gbogbo yàrá tí ó wà ní àjà ni àwọn ẹbí mi ń gbé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi jẹ́ wípé kò sí àyè fún ayálégbé kankan láti gbé pẹ̀lú wa yàrá ìdáná méjì balùwẹ̀ méjì àti ilé ìyàgbẹ́ méjì ni ó wà ní àjà kejì bí ó ti wà ní àjà kínní ṣùgbọ́n àwọn ẹbí mi nìkan ni wọ́n ń lo gbogbo àwọn yàrá wọ̀nyí eléyìí fún wa láàyè púpọ̀ láti rí ibi kó ẹrù sí kódà ìyá mi ráyè sí nǹkan ọ̀sìn wọn bí adìẹ ehoro àti tòlótòló bàbá mi fi ọgbà yí ilé wa ká eléyìí sì fún àwa ọmọdé láǹfààní láti ṣeré sí ibi tí ó bá wù wá nínú ọgbà wa ọgbà ilé wa tóbi gan ni ó sì tẹ́jú púpọ̀